سبحانه وتعالى قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الآية ثم قال ربنا سبحانه وتعالى لتكبروا الله على ما هداكم ومن ذلك ما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريك أيام أكل وشرب وذكر الله, وذكر الله سبحانه وتعالى أيام, أيام التشريك أيام أكل وشرب وذكر الله عز وجل ومن ذلك ما ورد الرسول رسول الله من سنة رسول الله صلى الله عليه وسلم من التكبير المطلق والتكبير المقيد فإذا كان هذا كذلك فلا بد أن نستحص أنفسنا على الاستمرار على ذكر الله سبحانه وتعالى قال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال سبحانه وتسامى والذاكرين الله كثيرا والذاكرات وقال سبحانه وتسامى فاذكروني أذكركم ذكرا لذكر أقول فبعددا تسوى مسلمي أن ترى لكين كرات كريفان النبي صلى الله عليه وسلم أن ترى ما نتبع ما جاك يفمقوا الله بني سالكو كي النبي وبان سالكو لاري أتيا وارا لي النبي عن الصحابة كي أوانا قال وتوكي pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbà alìkiyama. Ewa ni ẹ̀sìn, a ń fi rọra mi létí ìbẹ̀rù ọba dẹ́dà bẹ́ẹ̀nà mo tó fi rẹ̀ iná létí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlọ kásọ ìpáyọ ọba dẹ́dà ìdígagà láàrin àwọ àti ya rẹ̀ ọba dẹ́dà dákùn jí ọ̀rọ̀ fún abẹ́ mọ́ gbégbè sí ayé wa gbàbítà ti máa rí ìwọ ọba jama'a ọpẹ́ ni fọba dẹ́dà tó jẹ́ pé èyàn ògbèrò dáadáa rí kọ wá rí bẹ́ẹ̀ àfi pẹ̀lú ìkùnlọ́wọ́ ọba dẹ́dà a ń ní ká máa ṣe

adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run wípé òsì ti ń bẹ Nàìjíríà lọ lónìí ó tún láǹfààní tí ẹ o ọjáwọn èèyàn ọgọ́ sẹ́yìn abẹ́rẹ mọ́ o àdúgbọ́dọ̀ bà dẹ́dà nígbàtí ọwà agbórin ẹwà ọwà agbègbọ̀dọ̀ ti wa láwàtà ajẹ́

jí á gbàbí ìyọnú rẹ bọ́sàlì jẹ́nà rẹ o nínú àwọn ẹ̀kọ́ tí ìdí tọba dẹ́dà fi kọ wa àwọn yẹn pọ̀ ara rẹ̀ òun ni ìmá sàánú èmi pẹran ẹ̀yin náà àjọ wa ń fún àwọn tí a tó ń fúnra wa nínú wátà pẹran àánú ni ó tún so ìfẹ́ pọ̀ lára àwọn ẹ̀mà pẹ̀lú ìdí

ẹ̀yìn yìí lọ́bàrídà fún bẹ́ẹ̀ ẹ̀tún ojúmọ́ àná ìdílé ṣubú ọdún ọ̀sẹ̀ lòun kọ̀ọ̀kan ní àwọn nǹkan tí ọdún yòókù nínú òun ni ṣùgbọ́n náà anábì pè lọ́dún sallallahu fi ma ní ẹ̀kọ́ kan tó pàtàkì tó o ní ẹ̀kútùbá wà rẹ lórí o ní máa rántí ọlọ́run lásìkò yẹn wọ́n sọ fún wa wípé tí wọ́n bá ti rí oṣù Dhul-Hijjah a bẹ̀rẹ̀ azikiru al-mutlaq ìmọ̀ rántí ọlọ́run ní gbogbo ayé àárín lọ àwọn akọ lọ obìnrin di àṣùbà yawmu Arafah àbẹ̀rẹ̀ tí ìtàmọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn rùn kọ̀ọ̀kan títà kọ̀kọ́ òdúó méjèèjì jọ kẹnugbodò níjọ kẹta ọdún tàbá yọ ọdún lẹ̀ ní o ṣùgbọ́n tàbá sí ọdún máa níjọ kẹrin tàbá yọ ọdún lẹ̀ 1 2 3 ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ṣùgbọ́n zikirullah ó

ma rántí èmi ọba dẹ́dà yín ní gbogbo ọba wọ́sàbíhù búkọ́ta wà àsílà ẹ máa sàfàfẹ́ ọba dẹ́dà látàárọ̀ àárọ̀ ni ìrọ̀lẹ́ ni ó ẹ máa sàfàfẹ́ mi zikiru láì ìmọ̀rántí ọba dẹ́dà yìí èmà tí mẹ́mẹ́ kèèsè kékeré nítorí pé sábà bí ni tọba dẹ́dọ̀ ó fi máa sọ̀rọ̀ èèyàn lọ́dún kí lẹ̀ rí lórí eléyìí ọba dẹ́dà ní uzkuruni azkurukum ẹ máa rántí mi gbogbo ẹmbá rántí mi ìmà rántí ẹ̀sì dáadáa ìmà sọ̀rọ̀ ẹ̀ níbi tó jẹ́ wípé sẹ́mù pọ́nmọ̀ lẹ́íkà lára àwọn sẹ́kọ̀lọ̀ ọba gbẹ́rẹ̀ kanú wọn ó ní ọba ìmọ̀ràn tí ọlọ́run ó ní ma wú bóòdè fẹ́dà alẹ́rí mẹ́nu tí yàwó ìtàṣàn ẹwọ́ bí a lọ gbogbo ẹn tó lọ ń bá ṣe rọrùn fún ilọ̀ subhanallah bẹ̀rẹ̀ Allah alhamdulillah subhanallah bẹ̀rẹ̀ Allah inú inú láàrùn ọ̀rọ̀ ọ̀rọ̀

fún ìrántí ọba dẹ́dà anábì sallallahu alaihi wasallam ó wà lẹ́jọ́ kan faja'ahu rajulun ọkùnrin kan bá dé ní ya Rasulullah ìrí ànàbí ọlọ́run inna shara'i Allah qad kafarat alayhi sẹ́bàì sẹ́bàì tọ́lọ ń fi ránwà nábi ah kọjọ́ tó wọ́ bẹ̀rẹ̀ mọ́ ó ti pọ̀ náfílà oró tìlátù pẹ̀lú orísìí àwọn kankan kankan kásì ájí o kásì kankan tó sì jẹ́ gbogbo ẹ̀ náà ibi ìyọ̀rọ̀ ọlọ́mẹ́ni já sí ṣùgbọ́n nàbí bá wá shortcut dákùn bá ń wá ìkàn tí ma ń tí ma ṣe tèmi náà ó sì fi dúlà ní ala shay'in àtàṣàbáfù ẹwọ lọ́rọ̀ tàṣàbúfù o ní tẹ́yìn ọgbà mú tí ò ní fi lẹ́mà ìlẹ̀ṣẹ̀rẹ́ yàrá kọ̀rọ̀kọ́ sọ̀tà àráyá fún ìlẹ̀ṣẹ́ yìí àtàṣàbáfù bí kọ́mi ní nǹkan kankan wà láàrin tó bá ti kọ́nu wọ́n fi òkú lẹ in pàdé rẹ̀ lẹ́kì àmẹ́ tí ń tó lẹ́yìn ẹ̀fún musulman bá ń wé tó tó bí o ìgbùngbùn ní ti pọ̀dá mọ̀ fi sọ tí mọ̀ sọ ẹ̀pẹ́ aróko wọ́n lóko wọ́n lọ́gbọ́n lọ́wọ́ tẹ́ bá sọ mọ̀ fẹ́ lọ wà gẹ̀ ẹni máa yànà fílà nílọ

ìmọ̀ ọkọ́jẹ́ pé ń tẹ́ẹ̀sẹ̀ ìrùn tọ́lọ̀ fífẹ́ máa bọ̀. reformation náà ni ọmọ sí lọ àsìkò rẹ̀ tító máa bọ̀ ṣùgbọ́n ẹmú dáadáa látilẹ̀ ẹmẹ́jì ọba jẹ ibi wà láti dé a ń gbọ́yé ní john wípé àfáà ni máa dárọgbà sí ṣe ẹ sì rí èmà ń bẹ́ bí bọ́lọ̀n sí tó ti ìsìláwẹ̀ ẹwọ́n tí ó fi irúgbọ̀dà alẹ́ fún 15 years sẹ́yìn àkàlà mẹ́lẹ̀ gbogbo ayé Jonathan tèmi àti ìbádé airport àwọ̀ báńkì wọ́n mọ̀ sọ fún àwọn pé àwíṣẹ́ ṣùgbọ́n àdéhùn ti wọ́n lọ́tọ̀dọ̀ Ọlọ́run wípé anábì ìwọ fara balẹ̀ inna Allah la yu'ayyidu hadha ad-din ala yadi rajul fajir ẹn tí ò ní wal jannah Ọlọ́run ní rán ìsìlámù lọ látọwọ́ rẹ̀ ní tàbí gbogbo gbogbo tí mo ṣe fẹ́ sí sí èsì sí àṣìdànà alẹ́ntíwòrì wà jẹ̀ náà ọlọ́run rẹ̀ sọ́mùlọ látọwọ́ rẹ̀ ọwá mú àmò olórin àwọn agbábọ́ọ̀lù ṣe bí star ayé tẹ́ẹ̀mọ̀ náà rùn in táwọn èèyàn bá ti sí ẹgbà wèrè náà bá gbẹ̀rùgbà ma ti rárá fàátò nírùgbọ̀n john náà nírùgbọ̀n ọlọ́run wọ́n fi ń bú àlásìrí wọ́n sọ sí mẹ́rí ní báńkì àwọn ìsìnkọ̀ mẹ́ àfóòrùgbà jesus mú fìjọ a rẹ̀ sún bàbá tá ń pè bàbá ẹ̀sì tó jẹ́ Abrahamu irúgbọ̀n rẹ̀ irúgbọ̀n lárúgbọ̀n rẹ̀ ẹ̀yìn náà tó wá sọ pé ẹfẹ́ sọ pé Abrahamu rẹ̀ ẹni tó tún rúgbọ̀n rẹ̀ gíṣẹ́ a jẹ́ pé ìrìnlẹ̀ lákọọ́lẹ̀ lórí rẹ̀ jẹ̀máà wọ́n sọ irúgbọ̀n

alìsìsàmù wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ńlá ni ó ní Mu'adh bin Jabal ìjọ kan ó ní ya Mu'adh inni uhibbuk Mu'adh mú nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ní ìrùwáyà mi ya Mu'adh wallahi inni la uhibbuk la uhibbuk Mu'adh mo fi ọlọ́mbùra mo nífẹ̀ẹ́ في دبر كل صلاة تقول اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك داكو gbogbo ẹ̀yìn rúkọ kan mọ́ fi gbogbo bẹ́ẹ̀ sọ fún ilẹ̀ mọ́ fi allahumma عني على ذكرك ọlọ́wọ́ bá ìrántí rẹ̀ kọ̀rọ̀rùn jí ọrọ̀ mi lọ́rùn mo ti lẹ́yìn lónìí méjì tí ẹ̀tọ́ rojọ́ dáìmọ̀tẹ̀ pẹ̀rọ ọjọ́ wípé èyí ó tìtìra máa bọ̀ ní mọ́sálásí láti gbọ́bá gbàkọ́ yẹnẹ́fílà yóò ti yẹn fílà sáàbí ó tó pèrò tán nítorí pé hútúbà ó ju ìtẹ̀tígbọ́ hútúbà ó ju ìdámọ̀ àdínù ló lọ ààyè kánú téèyè tí ìdámọ̀ àdínù ló téèyè ọmọ sí téèyè sí lọ nígbà tí ẹ̀bá wọ júmọ́ tí ẹ ti wá ń pèrò ọ gbọ́dọ̀ dù ó mọ́ nítorí wípé ìgbọ̀ hútúbà ó ẹ̀tọ̀rẹ́lómi tí wọ́n sì ẹ̀mọ́ wá rújọ́ nítakúyà ìbẹ̀ ń pèrò lọ́nìí nọ́bàrẹ̀ bẹ̀rẹ̀ rútúbà máa yánà fìlàmì kí n tó jùkú ìrètí ọlọ́ yìí ó ṣe wọ́n wọ́n sọ fún Mu'adh wípé ma sọ wípé Allahumma inni ala dhikrika a ṣe bá bó ṣe rọrùn tó yìí ẹn tọ́lọ ń bá sáànú ní ọ̀rọ̀rùn fó tí ẹ bá rí obè mi ọkùn mi tẹ́lù àwọn tó ṣùpá àwọn tìràwọ̀ àwọn tó rùn èyí tó kàrùkú bá mẹ́nu mọ́mọ̀ báyìí o lè kọ́ látàrọ̀ dalẹ́ wọ́n wá ní èsù sọ ẹlùmí ìdítọ́ì èsù sọ ìdítọ́ì tí a bá sì rẹ̀ títí dínà sọ́nà èsù ní ọjọ́ rẹ̀ kò sí ọgbọ́n ó sì rọ èsù lọ́rùn láti báyàn lò ẹgbẹ́ tí wọ́n lọ́sùn nínú jẹ́ ó ní máa ń ṣe ìhún áǹjá min àdáàdì láì min zikirillah tí a bá ní nǹkankan ló lè láàyà níbi ìyà ọlọ́run níbi wà láàyè níbi ìpáyí kẹ́kẹ́ tó rẹ̀ tí ọlọ́run kò sí táà bá wárẹ̀ tí ń se nù wa yẹ̀yẹ ọwọ́

kọ̀sọ́fẹ́ bákìrì rẹ̀ kọ̀sọ́fẹ́ ọmọrù rẹ̀ ó tún wá sọ fún pé mú nífẹ̀ẹ́ kó tó fọ́lọ́m búra àwọn àfáà níbi tó ń tọ̀ rí dínú wàjá min hadith àbí rọ àkúrẹ́ imam bazzar fi musnadihi fi snadin hasan ó ń sí ọlọ́n ni atuhibbuna ayyuha an-nas an tasayidu fi du'a ayi sahaba atati bola yin ayi eyan se fe jo gbiyeju níbi ma boba de dalaju

àwàmọ̀ ìrètí ọba dẹ́dẹ̀ yìí ọyẹ kó ń kálukú ó lè mọ̀ bí ọba wà wájú ọlọ́ jàmìnàdí tàbí musa al-ash'ari radiyallahu ta'ala anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam mathalu alladhi yadhkuru Allah walladhi la yadhkuru Allah mathalu al-hayyi wal-mayyit lọ́rọ̀bá parí tí a bá ní ẹn tí ma rántí ọlọ́run ẹ̀lọ ọmọ wá ẹn tí ẹ̀rẹ́ tí ọlọ́run èyí tí ìrètí ọlọ́yìn òkú ní o wà lé òkú sí ní tòótọ́ jama'a bá a ṣe bára wá mi àbára wáyìí tí làkáyè wá sí gbà pátápátá pé àdáyé ju ipasẹ̀ ọba dẹ́dà lọ ta wọ́lẹ̀ wọ́n mọ́ sọ pé kárẹ́tí àmàrántí kọ́ àwọn ẹ̀kọ́ ẹwọ́n sọ mẹ́rin pẹ́ méjì a tó wá gbọ́yé kò lè yẹjú àti pẹ̀lú ọba dẹ́dàí ẹ̀kùn lè mẹ́rin bẹ́ ẹni èṣù bá ti gba ẹ̀rẹ̀ tí Ọlọ́run lọ́wọ́ rẹ̀ yọ́ọ̀dọ̀rẹ̀ èṣù ni ẹsọ fẹ́lẹ̀ mi pé ah, àníbí sọ̀rọ̀ pọ̀ kí náà níbi sọ àníbí ni afdọlù díkiri la ilaha illallah tí a bá lè yẹ̀yìn lọ́wọ́ wa afdọlù du'a alhamdulillah tí a bá ní àdúwà kẹta jùlọ̀dọ́ ọlọ́dọ́lọ́ láìkì oríkọ́ mọ̀sọ́kọ́ alhamdulillah alhamdulillah torí pé ń dúpẹ́ ni la in shakartum la azidannakum ẹ̀yẹ mọ́ wọ̀rí kìí sí wàlá tẹ́ bá ti ń dúpẹ́ fẹ́ lọ́ọ̀bá oòrè yóò ní pẹ́ wa bi shukri tẹ́ bá ti ń dúpẹ́ fẹ́ lọ́ọ̀bá yunadu àbí yadúmù ni kò ní lọ wàyùnánù màájú ìmìnà ní àmì èyí tí yóò tí ní tó tòdé tí a bá ti ń dúpẹ́ ọba dẹ́dàwà ní ànábì sọ fún ẹ̀ tí a bá ládùá kan mú nífẹ̀ẹ́ jù ṣùgbọ́n wà tẹ́ mọ̀ pé bọ́lọ̀ ń ṣe ilé tá a bá ti adé rúkúnù yàmání síbi ajọ́ láswájì in tánàbí máa ṣe ni rọ́bà náà

afdal dhikr la ilaha illallah wa afdal du'a alhamdulillah àwa mọ̀ pàtàkì ìrántí Ọlọ́hun èmi go tí mọ̀ pàtàkì rẹ̀ kale imi tí mọ̀ pàtàkì rẹ̀ kilas wa mọ̀ pàtàkì rẹ̀ e jaro nu hadith abi darda radiyallahu ta'ala narda wala hanu ahlu sunnah bi isnad sahih o jolo wa ko sahaba njokan oni ala unabbiukum bí afdal a'malikum sí ń sọ sẹ́ tó dáájú fún inú ọ̀sẹ̀ tẹ́ǹsì sọ́dọ̀ lọ wa azkaha inda malikikum iṣẹ́ tó píọ̀jù tó mọ́jù lọ́dọ̀ ọba tó ní wa arfa'iha fi darajatikum kọ́dà tẹ́ bá dọ́dọ̀ náà ẹn tí ọba máa ṣe nǹkan tí ń ṣe nǹkan mí tí òun fi hàn kan inú húnmà mi tí ó bàdún náà wà ṣùgbọ́n àwọn lowly placed ibẹ̀ ni ó tó wà ṣe ẹ̀sìn wọ́n mọ́ bẹ́ sọ fún yìí kí nǹkan yẹ wà khairul lakum ọ̀nà orí fún yìí min infaqi dhabi wal warqi jù kẹ́ bọ́ọ̀lẹ́kẹ́

kó gbá kágbọ̀n pẹ́lọ rẹ̀ pàdé àwọn ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ kẹ́sí ọlọ́run ọbọ́ ṣe rẹ̀ lórílẹ̀ tọwọ́ adọ̀rọ̀ jihadi ẹ̀pà wọn ni o wọ́n payé ni o in tí mo tó fẹ́ sọ ìtún lórí kìí ṣe pé ká ma nẹ́gbọ́n ti sílífà tó jùlọ lọ́wọ́ kìí tó ṣe pé ká pàdé ọ̀ọ̀ta kó pàwọ́ ní àbíká pa ní kí a ní ìkanáà nàbí oúnṣẹ́lọ ni dhikrullahi azza wa jalla ìmọ̀ràn tí ọba dẹ́dà gbogbo ọba tó tóbi ọba tó gbangba jama'a wa yusahabu dhikrullah fi kulliha gbogbo ọba ni ọ̀tọ́ká mọ̀ràn ọba tẹ́rì ti wá wípé ọlọ́run yọ̀ ǹdàbí fún yí tọ́bà tí ẹ̀rẹ̀ tí mímí ara rẹ̀ inda ilẹ̀ hajjá èèyàn tọ́ lọ ni àbẹ́yàn gbẹ̀sẹ̀ lọ ọlọ́run ọgbà àṣíjú ti fẹ́ wọ̀ bá àdúró sí ń tàn sí lọ wọ́n yọ̀ ǹdà fún ni àntọ́lẹ́tì kan lọ wọ́n yọ̀ fún ni wà ìndẹ́lìjìmá ìgbàta bá ń súnmẹ́lẹ̀ tó ẹni wọ́n yọ̀nda fún ni torí léyìn náà vikiru tó lónà kọ́dà sọ́dákọ̀ ni gẹ́bù sí wọnà hadithi wípé wà fi búdúrí àhádìkùn sọ́dákọ̀ bẹ́ẹ̀ sẹ́sùn wọ̀n yíò ẹ̀tún gba rìwọ́ọ̀dù látọ̀dọ̀ bá dẹ́dà wọ́n yọ̀nda fún wa ní àwọn àsìkò wà fí sọ́lá èyàn bẹ́nu ọ̀rọ̀ fi ìṣìgọ́lù ti bẹ́nu ọ̀rọ̀ ní máa wínú wí ní tí ẹ̀sì ò ti yọ̀ndá ì lẹ́yìn tàbákà ogun wọn tán ó tó pọ̀ àwọn abúkàtà kẹnu wọn mọ́dù ọmọ níbi ọ̀nà tí ọba dẹ́dà nítorí pé eléyìn láàfi múkè lọ́dọ̀ ọba dẹ́dà jama'a ní àwọn fàntí mẹ́mẹ́ ọ̀pọ̀ àkọ́kọ́ ìhìyàwó ni fọ́kàn mùsùlùmí ìmá yí ọkàn mùsùlùmí gbogbo ọkàn mùsùlùmí èkó gbogbo ẹ̀ntí bá máa rántí ọba dẹ́dà ọkàn rí ikú bákanáà sábàbí ni láti wà ní jẹ́nà kílẹ̀ ríwá jàmìlì hadith Thawban مولى رسول الله صلى الله عليه وسلم والحديث محرج في المعجم الطوراني بإسناد الحسن أسألني ما أهل مهل قد إلا بشر ولا كبر مكبر قد إلا بشر قيل يا رسول الله في الجنة قال نعم أسألني أني كوني قوكي تيسنة وبعد ذلك كي تساري ملازو لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله bó ṣe ń wí ọba nínú ọmọ sọpọ̀ mẹ́ká yìí pé ẹ fóró dùnù bùṣìr ó wà fóró dùnù wà náà kápọ̀rọ̀ mọ̀kábìnrin kọ́ olùsí alápọ̀rọ̀kẹ́ tó jẹ́ musulun kọba dẹ́dà allahu akbar allahu akbar kabira alhamdulillah allahu ọlọ́nà ìmìnìká ẹ̀tọ́ fún náà ròdùnù àwọn sọ́bọ̀ wá wọ́n bẹ̀ wípé ìròdùnù pọ́ ìwọ ànàbí ò sì sọrú ẹ̀ tí wọ́n fún yíó sí in tí wọ́n sọ ní pọ́mọ̀ rí ọpọ̀ láyé àbọ̀wọ̀ rí ọpọ̀ àbíọ́là sọ́tọ́pọ̀ ni ó mú ipò tó ga jù láyé jama'a ẹ sallallahu alaihi wasallam gbogbo títayé tó wà lẹ́bẹ̀ẹ́mí tí ó jẹ kí tààlì kí àmọ́ ọ̀ráyè jókò ó ń tọ́ ó sì sinmi bẹ̀ yọ́ ma wá wò bí tí ó jẹ́ nǹkankan ẹmọ́ ewu intelligence sọ fún wa ìlàbúṣìr ìlàbúṣìr àwọn sọ́bà ní àbìlìján náà sí àrìjẹ́nà ni àbí nǹkan mí ànábì ni náà wọ́n fún ròdùn pé yọ́ wà àrìjẹ́nà tàwa rọ̀bà dẹ́dà nífẹ̀ẹ́ àti máa sí ìrántí rẹ̀ ni

ọlọ́run ti rẹ́dì láti rẹ́rìn sí a ṣùgbọ́n sáà sí tí rẹ́rìn sí a nínú ọkọ̀ wa tí ó mú wà lánàá kò ní ìdìmọ̀ fẹ́ rí pa kan ẹnìyàn kò ní sí ìbẹ́dá mi padà lẹ́nu ọ̀nà ní rọrùn èyí ò tó bí lẹ́mì gbogbo wa èyí tí wọ́n wà á ah! gbàdá ọkẹ́gbẹ́ jẹ́ alẹ́lómi ń da àdúgbò òru ẹ̀dì ẹlẹ́dì ẹ̀mú mú ní kọ́kọ́ta láwọn ìwá sí ìwádìí kí ló mú títọ̀ ah, ọ̀rẹ́ DPO ni

ìní ma ń fà á tí wọ́n ni à tó ọ̀pọ̀ sí ìṣọ́ gbóló yìí àìbìdọ̀ sọ ọ̀nà ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ ìṣọ́ ọ̀rẹ́ ṣásìkọ̀ wà júbà náà lọ torí pé nǹkan mí bẹ̀ tuntun ni tẹ́ẹ̀bẹ́ sí ìwọ̀n tí ẹ̀rẹ́ tí ọlọ́run tó ní nǹkan mí wàláhì lẹ́dí ìlàìlàìláwò kẹ́ẹ̀ máa sàdúà fún ẹ̀ẹ́mà tí ẹ̀bá jẹ́ ìtàrẹ tó farabalẹ̀ torí pé bí bí kẹrí wípé kọ̀kọ́ bí ara torí pé nǹkan mí tó ń bẹ̀lẹ́ mi rẹ̀ tó bá jọ́nà lá ní tóòtọ́ àátàn sínú nǹkan tí ó yọnu subhanahu wa ta'ala jama'a anabi wa sallallahu alaihi wasallam yawa isha

tó jẹ́ wípé in tó pèsè ilẹ̀ fún wọn ojú kò lú ẹ̀rì in tó sì fẹ́ fún wọn etí kan ọgbẹ̀rú ẹ̀rì in tó fẹ́ fún ọ̀ṣọ́ kúrúkúrú mú ẹ̀dá kan rí wípé òtí abúlẹ́bìnà ah, bá sì ní tọ́lọ ẹgbọ́n tó sọ̀rọ̀ wọ́n tún bí àmàtàṣà bí i à wọ́n mú èso a mẹ́jọ́ rẹ̀ nígbàtí wọ́n bá jù <laughs> ọ̀gẹ̀dẹ̀ ni o lọ́nìjẹ̀ náà ó sì bá lámà rí wọ́n sì ah, àwọ́ ti bẹ́ pẹ́ ah, ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ọ̀rẹ̀ ah, àbẹ̀rẹ̀ kárọ́tì ma ní kájọ́ra sí dáàrùn-ún yóò sì dábẹ́ yóò dùn pàbẹ́ jẹ̀máà títóbi ọlọ́n lẹ́mìíwa òun láti sorí rẹ̀ o ẹwà máa wè ta ní ara mùsùlùmí wọ́n fún ọkọ̀ nìkan láti rí torí pé nínú àtàwọn èèyàn ń pè láàfá nílẹ̀ Yorùbá olóntọ́ wọ́n lọ wọ́n lọ láti àràfà lọ mẹ́sàrí fẹ́ ẹ̀dùnà àrìnwọ́dì tọ́lọ ní a máa rìn sójú àwọn ìpàpánu tó promise aláìjẹ̀ náà lọ wallahi alladhi la kọ́ bá ní fọ́ọ̀tún ẹlẹ́mì kí tuba lè túbá nítorí pàrọ̀ sọ́sàn sọ wípé ẹ̀ṣọ́ra yín o ìgbà mí ń bẹ ọmọ ànàbí adama yọ́ sọ gbólóhùn jáde lẹ́nu la yulqilaha balan ọ̀rọ̀ gan kò é pé ọfọ̀kàn sí tó bá yóò sì bọ̀ ní ìyọ̀nú ọlọ́run ọba ẹ̀dọ́ sọ mi jáde jọ́ mi yóò sì bọ̀ ní ìbínú ọlọ́run ọlọ́run ni mọ́ fàwí oríire rẹ̀ ya ẹlọ ọkọ̀ọ̀kọ̀ ìṣẹ́wọ́ ọmọ náà tó bá jẹ́ pé wọ́n ti fẹ́lẹ́ ìrùn náà dè wá níbi kákà máa rán àwọn wá sí wà di díkìrù iná á sì padà sí di ìrántí ọba dẹ́dà ní gbogbo wa ìrántí ọba dẹ́dà ní gbogbo wa ọ ah ọlọ́njọ́ mọ́jà bínú sáwọn tí ọ̀yọ́nú sí fìdí á lè nífẹ̀ẹ́ àti ò tó wà àdébí ni máa ń ṣe ládùá àti ò tó yẹn kéèyàn lè nífẹ̀ẹ́ wọn kọ̀rọ̀rùn kọ̀rọ̀rùn ọba dẹ́dà hubbul masakin àwọn tí wọn ò tó ni torí pé àdámọ́ ọmọdé ọba ti nídi ọmọlàkejì máa tí wọ́n bá lè yàn rí èyàn ní ní mískọlù tó pọ̀ lórí fóònù ẹ̀ kò lè jó lóṣì òun ni ó ma sẹ́ndì kọlù tẹ́lù mí òfin ní kọlù 50 látọ̀dọ̀ ti ẹnìkan ṣùgbọ́n tó pé tí wọ́n bá bọ́ bọ̀ ó tó àwọ̀ àpè ọmọ olówó fi silence ìgbòlà ń bọ̀ ìnífẹ́ ẹn tí ó tó yàn àánú ọlọ́ni bàbá wa Ibn Baz rahimahullah ọlọ́mbà ni bàbá wọn wọ́n jókù lọ́dún kan ọ̀rọ̀ tó wọ́n sọ yìí a ń sọ ní masjid Khaif ní Mina dótà ń sọ láàrin àwọn àti kò sí ò bá nǹkan bẹ́ẹ̀ ẹnìkan wá dìde wọ́n sọ̀rọ̀ ni bí wọ́n sì parí hálùkọ̀ ọ̀bànjọ́ kan ẹni ẹni ẹnìkan wá fẹ́ béèrè ìbéèrè òpin méjì kọ́ tó sọ̀tẹ̀ tó fẹ́ béèrè ìbéèrè wọn ẹnìkan bá sáré sí wọn pẹ̀lú bẹ̀rẹ̀ kó òfin rẹ́sẹ́ òun fẹ́ bẹ̀rẹ̀ dàrẹ́tì báyìí lọ́rọ̀ bàbá ni ọba ni alhamdulillah àwọn èyẹ ti fẹ́ kánádọ̀ bàbá opportunity lè kúrò sáyé lọ́bìnrin mẹ́rin lọ́wọ́ ó sì ń pèrò bàbá mú lọ́wọ́ báyìí Allah wípé tí mọ̀ adínú bá ń pèrò ẹ̀mọ̀ jẹ́ pé rẹ̀ àṣẹ́lọ́tọ̀lọ́ ànàbìnú tó bọ́ wá pèrò yẹ̀ tán tó pèrò tán ẹwà bẹ̀lọ́n wàsílà fún mi gbogbo ń bá lè ṣe bẹ́ẹ̀ hallat lahu shafa'ati yawm al-qiyamah yìí sì pẹ̀ fún gbogbo alìkìyàmà jẹma àsìkò làwọn ọmọ bẹ̀rẹ̀ ẹjọ́ àti ìsáàsù àtàràkéw irú onítùmọ̀ pé ń pè lọ ẹ máa ń ah! wọ́n abala àkọ́kọ́ ibi ìkejì tàbí parí kútúbà bàbá wà ní halukọ̀ náà bá parí halukọ̀ yìí bẹ́ẹ̀ parí halukọ̀ tàn ẹnìkan wá ń bèèrè ìbèèrè bàbá ọ̀sá gbò dáadáa ṣìmáàgù tí a máa dàbórí ẹ ṣìmáàgù wọn yẹn bàbá wá mú etí rẹ̀ ó ti pẹ́ wọ́n wá mú etí rẹ̀ wọ́n wá mú wá sọ́nà ẹnu wọ́n fi mú ahán wọn mẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gbọ́n tó ń tọ̀ ń sọ atọ́kàn àtàhán yẹn ní ṣiṣẹ́ papọ̀ tí ọba lẹ́yìn rẹ̀ bá wọn bá yẹ sọ̀rọ̀ mọ́ wọ́n èsì ìṣẹ́gbọ́n wọ́n sí wọ́n ṣẹ̀ṣẹ̀ náà zikiru kí yíò fi wá dàbá ń kí wọ́n ma báyàn sọ̀rọ̀ kọmọ́gbọ̀mọ́ tí èsì ìsẹ̀bí tó dínà sí àwọn èèyàn bọ́lọ̀ ń lo ẹ̀dàkùn béèyàn ló ń takú gẹ̀ pé ha zikiru gẹ́gẹ́gẹ́ ọlọ́nà gbádùn sama ah, ah. sẹ́mà gbin kìn kìn àpíìtù olóhun ti máa ń jáde lẹ́nu ní ara tébù rẹ̀ wọ́n wá gbé ọmọ lókùn lámárùn sórí tébù kan wọ́n wá dà nínú ẹ̀ wọ́n rọ́ kẹ̀kẹ̀ ohun ti ń dúnbẹ̀ ó ní àpíìtù kápẹ́ èèyàn ló sùn tí rọrùn gọ̀díìtù lòun kápẹ́ ilẹ̀kùn ní ẹ̀sí nàkíìtù lòun alákúnlé ó sì ọlọ́ ni ke sàmà sọmọ̀rọ̀ ha ń tẹ̀ ìtọ̀ sẹ́gbò rọrọ̀ èmi kúkú lọ bẹ̀ àrùbí ó tó kí sẹ́mọ̀ ọ̀rọ̀ kẹ́kẹ́kẹ́ ráàbí ẹni mọ́dí mọ́dí ìsìnbà ààyè tó gba ìka báyìí kò sí ní sánmà pèsè ìsìnbẹ̀ sánmà ọwọ́ aṣọ́fò tó gbà kábáyìí kò sí àfikẹ́ ìbámẹ́lẹ̀ kàkà mẹ́ sáàgì àwọn kan bẹ̀rùkú ni àwà ibẹ̀ ni ẹ ti ń sàfọ̀bọ̀ náà ẹ̀kọ́ bẹ̀ ṣùgbọ́n ni àwà ìjọ tọ́lọ ń bá wá ní ayé ọ̀jà yé mẹ́ in tí ó tẹ̀lú ń kalùkú jáde lè pé ọlọ́run só ní ìbínú sí àbáyì tọ́rọ àrí ọsìn kó se yẹ ká sí ó ṣe ọ́nà ọ̀bá dẹ́dà dá àkùkọ́ lákẹ̀ àkùkọ́ ẹsẹ̀ rẹ̀ ń kanlẹ̀ ìsànẹ̀fàtà oje rẹ̀ sí <laughs> ẹ̀rọ mẹ́ta mọ́pa òṣìpẹ́ mẹ́kẹ́kẹ́ tí ń fi wà lẹ́yìn parọ́ ah! àkọ́kọ́ wà ké àà ah, ah, ìgẹ́sọ̀rọ̀ bí adámà ha kọ́ wá rí tí mọ̀ rí kọ́ lẹ́mà pé ó ń lẹ blò kéde pẹ́lú wọ́n ya fún èèmà níbi tó tẹ́kẹ́ ni o tó ń wáyé jama'a ọba dẹ́dà fẹ́ wà fún dáadáa ni o ó sì wá mùsùlùmí annabi tó nífẹ̀ẹ́ sí jùlọ rán sí

mọ́sùwádìí ọ̀rẹ́ ṣẹ̀tọ́run jẹmáà ara dáadáa tọ́dún fi ilẹ̀ fún wa o náà ni annadhkurallaha dhikran kathiran wa an nusabbihahu bukratan wa asila ọ̀bàdádà àbíọ̀ nígbàdà ní kàsìrẹ̀ nígbàtà bàtú ìwòyìn báyìí lọ́la àátùmá sọ pé gbogbo tí wọ́n wà lábẹ́ pẹ̀ báyìí

bákaná àwọn ọkùnrin sí alúrùnàtí ìwọ̀ náà bá ní gbogbogbà àwọn obìnrin wa náà sàwọn náà ní olùràntí rẹ̀ ní gbogbogbà ọmọ wa ṣe wá ní olùràntí rẹ̀ ní gbogbogbà má sọ àdìkáàrù tí wọn méjì ọjẹ́ orin pàṣùmá méjì ọjẹ́ orin òbìsẹ́rẹ̀ ọlọ́njọ́ dákùn jí àlà pẹ̀lọ́wọ̀ tí ó là méjì àánú pẹ̀lọ́wọ̀ tí ó nù gbogbo tí irú ọ̀nà tí ń ti ibẹ̀ ané èkú bá ní pọ́tù ọ̀nà lẹ́mẹ̀ wọ́n rẹ̀ kẹsì rẹ̀ jẹ́ náà ó lè pàtí o jẹ́ wọ́n lè padà sí ibi ìyọnú rẹ̀ torí pé kájọ pọ̀lẹ̀ yà nẹ́bì o náà lórí rí tàjọ sí ọ̀bàdàdà má fi wá lẹ́wọ̀ láyé ń bí ìṣì jẹ́ wà lórí rẹ̀ tí rẹ̀ gbẹ́ngbà lè kíámà kó wájọ pẹ̀lú àwọn ànábì rẹ̀ àti àwọn خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأكبره وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقي بل وصيته للأولين والآخرين قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام وقد أمرنا الله سبحانه وتعالى بأشياء بشرائع في هذه الأيام الفاضلة أيام العيد وقد وفقنا الرحمن بهذه الأعمال فنسأله القبول تقبل الله منا ومنكم تعيدنا لخير وعافية وصحة فلله الحمد بكرة وأسيلة أمة الإسلام وقد ذاب العي وترك لنا خيرا كثيرا ومن ذلك استحفنا على الإنفاق على المحتاجين والمساكين والفقراء وأن نفتع بيوتنا لإخواننا المسلمين أمة الإسلام ومما ترك لنا هذا الدين هذا العيد على أن المسلم لا بد أن يكون نظيفا وثوبه نظيفا وبدنه نظيفا لذلك كان رسول الله صلى الله عليه وسلم يلبس أحسن وأفضل ثيابه إلى العيد أمة الإسلام ومن ذلكم علمنا هذا الدين وأدبنا ذكر الله سبحانه وتعالى لذلك جاء في أيامه التكبير المقيد والتكبير المطلق فقد ذهب كلاهما ولكن الله سبحانه وتعالى أثنى على ذاكره كثيرا وعلى ذاكره بكرة وأصيلا وقد أمرنا بذلك في سورة العذاب قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأثنى على عباده المتقين المحسنين المؤمنين بقوله والذاكرين الله كثيرا والذاكرات فإذا أعد الله لهم أعد الله لهم مغفرة وأجرا عظيما وكذلك جعل ذكرنا إياه ذكرا لنا من عنده سبحانه وتعالى وأن يذكرنا في الملأ الأعلى إنا من معه قال الله تعالى أذكر فاذكروني أذكركم قال أهل العلم ذكرا بذكر لا يتغافل أحد عن ذكر الله سبحانه وتعالى إلا من قد مات قلبه كيف لا جاء من حديث أبي موسى الأشعري رضي الله تعالى رضا قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر الله مثل الذي يذكر الله والذي لا يذكر الله مثل الحي والميت فنسأل الله تعالى أن يجعلنا من الأحياء من ذكره ولا يجعلنا من الأموات بالغفلة عن ذكره سبحانه وتسامى بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو المفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا وقد ورد عن رسول الله صلى الله عليه وسلم أحاديث صحاء استحثنا في رسول الله صلى الله عليه وسلم بالإكثار من ذكر الله سبحانه وتعالى ومن ذلك ما جاء من حديث معاذ بن جبل رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال له يا معاذ إني أحبك وفي رواية يا معاذ والله إني لأحبك وإني أوصيك ألا تدعنا لا تدعنا في دبر كل صلاة أن تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وهذا الحب عممه صلى الله عليه وسلم على أمته وهذا الجاء من حديث يا أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم أتحبون أيها الناس أن تجتهدوا في الدعاء قولوا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم جاءه رجل أعرابي فقال يا رسول الله إن شرائي الله قد كفرت علي فدلني على شيء أتشفف به فقال له رسول الله صلى الله عليه وسلم مرشدا له ودالا له إلى إلى ترك الخيرات بقوله لا يزال لسانك رطبا من ذكر الله عز وجل ومن ذلك ما جاء في السنة من حديث أبي الدرداء من عند إمام الترمذي بإسناد صحيح قال قال صلى الله عليه وسلم ألا أنبئكم بأفضل أعمالكم وأزكاء عند مليككم وارفيع في درجاتكم وخير لكم من إنفاك الذب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتربوا عناقهم ويذبوا عناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله ومن ذلكم أن من كان يذكر الله سبحانه وتعالى خصوصا رفع صوته بالذكر أو كبر فقال الله أكبر فإنه يبشر بالجنة أين هذا؟ جاء هذا في المجمع من من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم ما أهل مهل قد إلا بشر ولا كبر مكبر قد إلا بشر قيل يا رسول الله أبل جنة قال نعم يبشر بالجنة أمة الإسلام اذكروا ربكم ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لعلكم تفوزون بالجنة عند الله سبحانه وتعالى في الدار الآخرة ونسأل الله تعالى أن يعيننا جميعا على ذكره وشكره وحسن عبادته اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ونسأل سبحانه وتعالى يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا تب على التائبين وتب علينا اللهم ربنا تب علينا وتب على التائبين عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة هنا عن الذنوب والمعاصي لكنك أرحم الراحمين اللهم ارحمنا برحمتك الواسعة وما كتبت على نفسك منذ أن خلق خلقت السماوات والأرض بل قبل خلقهما كتبت في نفسك أن رحمتك وسط كل شيء وما كتبت في نفسك إلى الرحمة اللهم ربنا آمنا برحمتك اللهم ارحمنا في الدنيا وارحمنا في الآخرة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله وألم أن ربكم سبحانه وتعالى امركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مخلطة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبل القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا نعم.